alhamdulillah wasalatu wasalam ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man walahu ba'd so ìbéèrè ta wan bi tí wọ́n béèrè lọ sheikh abdul aziz bin abdullah bin baz rahimahullahu ta'ala nípa hukmul musharakati fi a'yadin nasara ìdájọ́ tó wà níbi ìmọ̀ kópa pẹ̀lú àwọn nasara pẹ̀lú àwọn bí àwọn yahudi àwọn jews àbáwọn christians bí àwọn ọdún wọn yálà december 25 ni léyìí tàti kàdíjò ní wípé wàláhì kò sí tán pè bẹ́ẹ̀ kódà nínú ẹ̀sìn wọn gan nínú ẹ̀sìn àwọn Christian wípé December 25 challenge ti wá láwọn bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn pé ẹ̀sìn fún wa níbi tó wà nínú ìwé qul hatu burhanakum in kuntum sadiqin so ẹ̀rí òun ló rẹ̀ wá ah, ẹ̀rí ni o aya ni o kódà December 25 òní wọ́n bí Jésù tí ń ṣe ànẹ́bí ọlọ́wọ́ bá so believe ti wá nípa ànẹ́bí Ìsá òní pé òjísí ọlọ́wọ́ bá ní wọn ìkí ń sí ọlọ́wọ́ bá wọn ò dẹ̀ ní ẹ̀tọ́ sí kíyàn mọ́ Joseph wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà nínú àwọn ọdún tí wọ́n tún wá hàn fúnra òun náà ni ọdún bí a new year àbí orísìírísìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọdún eléyìí kan ní lákàtí tún ṣe ìrántí fáwọn mùsùlùmí eléyè kí ń tuntun ọ̀rọ̀ tá ti ń ṣàlàyé tẹ́lẹ̀ láti rí àwọn mùsùlùmí létí nípa wípé kọ̀tọ́ fún mùsùlùmí tó bá gbọ́ ẹ̀sìn ọlọ́wọ̀ba yé tó sì jẹ́ pé ọlọ́wọ̀ba ló fẹ́ a ní èmá ṣe Christmas ṣe àtàwọn ọdún ó ní paganism ní a pagan origin ló ní sẹ́ àbọ̀ ọ̀gbọ̀n tán sọ lost tẹ́sórí Google eléyìn sọ́rọ̀ ọjà tẹ́sórí Google ni pé history of, Chris, of Christmas and New Year tẹ́ mọ́dàmà rẹ̀ kọ́ alọ́mọ́ sí research ayé ti lájújú kí ẹ̀kà mọ́ tẹ́ra ẹ̀rọ ó yẹ bá wà ní kìdẹ̀kì sí emotion àwọn ah, ní ká máa fìyún lẹ̀ reality làwọn ń bọ́ sọ yìí tọ́ ìhà ó wá ló yẹ kí mùsùlùmí kọ sí ìhà tó yẹ kí mùsùlùmí kọ sí kó tó mọ́ bá wọn yìn báńgá àbí bọ́ǹbù sí ni ó ní pé kó mọ̀ wípé ọlọ́ọ̀bá ò nífẹ̀ẹ́ sí kí ẹ máa kópa pẹ̀lú àwọn níbi àwọn ọdún yìí gẹ́gẹ́ bó ṣe gbọ́dọ̀ eh, Òṣogbo Ọ̀yọ́ Ìbàdàn ọ̀ gbọ́dọ̀ sí ọdún kí náà ń pè ìta ma ń ṣe ìta ma ń dú ajá Ògún tó kù bá fẹ́ fẹ́ jẹ̀wẹ̀ wọn ò gbọ́dọ̀ bá mùsùlùmí bí tó kù ti ń fi ẹ̀jẹ̀ wẹ̀ òun tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọdún eégún ẹ̀yọ̀ wọn gbọ́dọ̀ bá mùsùlùmí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kérésìmesì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni new year gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni easter alèmíà ni ẹ̀wọ́n wà bínú bínú bó wọ́n lákẹ̀ẹ́ kò sí bínú bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí àti ṣàlàyé

so almuhim ó ní pé wọ́n bèèrè lọ Sheikh Ibn Baz nípa ipé sótọ́ kí ẹmọ kópa pẹ̀lú àwọn kèfèrí níbi àwọn ọdún àbá ní pé la yajuzu lil muslim wala lil muslimati musharakatu nasara aw al yahud aw ghayrihim min al kafarati fi ayadihim kọ̀tọ́ kó mọ́ bá wọn sọdún so ma reason ni reason ni pé ọdún nínú àwọn ṣàáyù ẹ̀sìn ló wà nínú àwọn àmì ẹ̀sìn ni tí má bèèrè pa àwọn ọmọ ń ṣe ọdún iléyá àwọn olóòsọ a mùsùlùmí ìwọ́nu ọdún túnú àwẹ̀ ń kọ́ àwọn mùsùlùmí má ní Ọ̀ṣun Òṣogbo ń kọ́ àwọn ẹlẹ́bọ àwọn àwọn aláṣìṣe ẹ́ àwọn aláṣìṣe ń ṣe kúṣe ọdún ẹ̀yọ́ ń kọ́ ìbọ́nà tẹ́mọ̀ rìn káàkiri ẹ̀yìn àwọn tán sínú kò yẹ kán bá mùsùlùmí ń bẹ̀ káwà ní àwọn tí wọ́n wà ní chájì ọdún yóò alájì kìníkan sponsor metron, <laughs> organizer kan tọ́ wàláhì tọ́ yẹ jẹ́ bó sí jẹ́ ǹtẹ̀ náà kí nìdí ọlọ́nsọ̀rọ̀ Kùránì wa ta'awanu ẹjọ́ kópa lórí bírò lórí dáadáa àti tẹ́kù àti bẹ̀rù Ọlọ́run so mọ̀ pé new year táwọn èèyàn ṣe rí báyìí àti kérésìmesì ọgọ́rọ̀ nínú àwọn pastors lé ní báyìí ni wọ́n ń takú wọ́n pọ̀ tó bá ṣe pé wà kọ́rẹ́ntì ní obamakan sọ yìí tó dẹ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ láyé tí ń ṣẹlẹ̀ nú ayé obamakan sọ yìí báwọn pastor bẹ́

ọdún léyà tẹ́ ń ṣe ṣó wà ní ẹ̀sìn ìdájọ́ fọ́ kùrá ìdájọ́ fọ́ súnnà àbàmẹ́ the same thing goes for others so ní ìsinmi àìnà recently mo wà programs tant christian ní ńlá mọ́lẹ̀ pé kò sí anything tán gbẹ̀bẹ̀ ní ẹ̀sìn àwọn kò sí tán gbẹ̀bẹ̀ irọ́ ni it was a later day invention kí wá ní wá kàn wọ mùsùlùmí àbíwò látẹ́mjẹ́ náà ẹlòmíẹ̀wá ní ẹ̀ ó dá àwọn òṣèlú yẹ̀ nítorí bẹ́ẹ̀ náà kọ́ ivc làwó lọ sí ọ̀lẹ́ náà pè bẹ́ẹ̀ scope ọ̀lẹ́ ni ma lọ ivc ivc ló lọ kí náà sí ní ivc níbo ló wà ká lọ ivc nígbẹ̀yìn wa ẹnìkan ma yàtọ̀ sọ nígbẹ̀ pé ẹlòmí ò ti géètì láti tà yóò wà fún fẹ́ǹsì wọlé <laughs> àbí kó ti géètì lákọ́ agbẹ̀mẹ̀ so fún bí ijọ́ mẹ́rin báwọn ojo kí ni dáwà nínà ó a kò tọ́ no mọ́mí kò kí ń ṣe jà bọ̀ẹ̀sì islam táwà ń sí akílótẹ̀ kí fi ń jẹ oúnjẹ new year and ah, because muslim lè mi ní in tó sọ pé no muslim lè mi afẹ́kílótẹ̀ ń gbórin no muslim lè mi ní a bọ́ àwọn muslim wọ́n mọ́ ń gbórin àtọ̀ ìwà mọ̀ àwọn muslim lè mi <laughs> muslim lè sí ń gbórin ah! Allah musa ń bọ́ já sí kéré kẹyìn ni ọmọ kan láti ma ọmọ kọmọ kan láti ma ń pè lọmọ kọmọ ẹmọ tó ń sọ ni àwọn ni ìwọ ní olórí ò ní wà ní jẹ́nà ó dà tó bá wọ́ lọ tó bá ní òun fẹ́ gbógi ń kọ́ ibi kó lórí kan wá pè fún mi ní jẹ́nà kí ló fẹ́ ṣe sí wà lẹ́bí ṣe náà nù níka tí ó kà máa ṣe wàláhì wàláhì wàláhì àwọn yẹ́kàn ìjà ọkàn ìjà ìjà kúyà sí pa tó bá gbé inú àjẹ́ ọlọ́kan ní pé mú ṣẹ̀fẹ́ gbóòrò sai kyara ne su ne sí wọ́n lọ́lọ́ sí wọ́n lówà pé àbí àwọn yóò kùnrin so point mi tó wọ́n bẹ̀rẹ̀ pé ẹlòmíwà ní òkè àwa mùsùlùmí èní ìbáyìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfáà táìmù tó mọ́ fi ń kówó lówó ní ọmọ fi ń cash out ni tí bá yẹ̀ rí calculation ẹlùmí yóò ti gbé báyẹ̀wò dáa yóò ti calculation kalẹ̀ báyìí pé irú mọ́júmọ́ January one night tàbẹ́ṣe lálẹ́ ìbáyìí at least tí èyàn 500 bá attend tí ìwọ̀kan ni wọ́n bá mú ó kéré jù yóò sàmù 500 naira dání ẹbà tẹ calculator 500 naira times 500 250,000 láìsí sẹ́ láìsí kẹ́kẹ́ soft 250,000 a whooping amount of 20,000 close the èsì rẹ̀ ń pè ẹ jẹ́ káyé fàwọn close the èsì mẹ́ wà láìkọ̀ bá wàláhì ìrọ̀ ni wọ́n náà mọ̀ pé January 1 yíwọ́ nìna wọ́n ló ń sàdúrà mọ́júmọ́ January 1 fáwọn èèyàn ayíwọ́ ah, nìna wà láìkù sínú ẹ̀sìn Islam wà náà mọ́ pàrọ̀ lọ ṣiṣẹ́ mùsùlùmí mọ́ ṣiṣẹ́ ni Ànábì Dáwùd àrí sàlà wọ́n ṣiṣẹ́ Ànábì Zakariya kápíntà ni ànẹ́bì ọlọ́run ni wọ́n dájú ànẹ́bì ọlọ́run kápítà làwọn sí náà naam ọba tó wá ní wọ́wọ́ ọba ní dáúdà ní ìsàlámù kò ń ti bẹ́ẹ̀ wọ́n tó ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ lẹ́rún káyà kò tí ẹ̀ṣiṣẹ́ tó pín sí àfà tí ó ríṣẹ́ tó bá fẹ́ ní pé <laughs> iṣẹ́ àfà ní bóyá tó fẹ́ sọ ní pé iṣẹ́ àfà ní pé ìwé ìtàǹsọ lọ́wọ́ yìí iṣẹ́ àfánù ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́ pé ah, àfá ìdí iṣẹ́ àfánù wọ́n iṣẹ́ àfánù mo fi ọlọ́run tó dá mo fi ṣẹlẹ̀ rí iṣẹ́ àfánù o ní kó ṣe wá sí òdodo fáwọn èèyàn àṣẹ ah, eré ló bí àwọn ẹbíọ́lọ́wọ́ bá wèyàn sí eré náà bá wèyàn sí eré kan òdodo ni so iṣẹ́ àfá ní ká sòdodo fáwọn èèyàn iṣẹ́ àfá oníkáwọn èèyàn wá béèrè fatiwa ipé ah, àfá ọ̀rọ̀ ẹ̀sìn ìfẹ́ dẹ̀gbùn alójú ẹbá wa yẹ̀nà náà ah, àfá ẹnìkan ní kìí yìí só dàbí òdá àfóòwà sọ̀rọ̀ pẹ̀lú ayànú Qur'an àti hadith láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam káàmọ́lá ń sáyà sí fáwọn èèyàn pé sí àfáànù irọ́ ní kìí sí sí àfáà mú gbọ́ọ̀wò kan wọ́n ń sáyà sí fẹ́mi a ní ẹ ẹ kẹ́gbẹ̀ yàsín afẹ́sà mọ́júmọ́ january bàbá yìí yàsín lámàsà ó wà gbọ́ lọ́wọ́ tèmi èmi fẹ́ sí sọ́ọ̀bù tuntun ìwọ́n bá mi sáyà sí ọwá gbowó lọ́wọ́ mi nínú yàásí tí wọ́n ń sàfẹ́ mẹ́fẹ́ gbogbo òun lọ́lọ́run ti sọ pé ẹ tẹ̀lé ẹni tí ó bèèrè owó kankan lọ́wọ́ yín ó kakọjá bẹ̀rẹ̀ ẹ tẹ̀lé ẹni tí ó bèèrè wọ́n náírà sísì kò bèèrè lọ́wọ́ yín ìgbọ́n sì ń gbà lọ́wọ́ ni kùránì tó ń kayí sí ń takùọ́ la as'alukum alayhi min ajr in ajiriya illa ala Allah ẹ̀san mi ọlọ́run ló wà kí n sọ wà àwọn èèyàn ìbèrè owó lọ́wọ́ ẹni bọ́dì ẹyẹ gba owó ẹyẹ sọ iṣẹ́ àfà ẹyẹ sọ di business enterprise ma kọ̀tọ́ sọ́yìn tí mo sọ yìí wallahi àwọn Christian ní ìgbẹ̀tí lájú sí ní ìsinmi yíṣù tó wà ń tàbáì tó tóbi lọ́dọ̀ àwọn Christian báyìí ọ̀rọ̀ táìtì ṣe táìtì wà ní ẹ̀sìn àbí òsìn àwọn pastors náà fi ń bínú jáde wáyé pé kò sí tẹ́sì ní ẹ̀sìn wa ẹ̀kà ń gbówà lọ́nà ìtọ́ ni ẹ̀ ń gbówà ẹ̀fí ń kọ́ jet ẹ̀ ń gbówà ẹ̀ ń ra kíní àwọn náà ti padà ńlá júnìyàn sí báyìí èyí táwọn náà ń sọ àwọn náà ti lájú sí pásítọ̀ Adébóyè sọ láìpẹ́ náà ó kó jẹ sincerely ni kò ní kókí jẹ ó ní àyè ó sọ tẹ́lẹ̀ pé ẹni tí ò bá ah o kó ló ń bẹ̀bẹ̀ ni ah, òun sọ bẹ́ẹ̀ mọ́ kó jẹ sí sí ẹni because ṣẹ́rí kí níyẹ bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn pé àwọn èèyàn máa ń lo ìmọ̀nà àwọn èèyàn láti fi pawó kò dá wallahi kò dá now ìwọ ní ìsinmá yìí mọ́júmọ́ January 1 bó wà kọ́ àwọn yóò níyà ẹwà lẹ́lọ tààjùdí ìwọ̀n tààjùdí tààjùdí tí Islam ní a ṣe ẹ̀ sí mọ́ tààjùdí lẹ̀ wákàkiri ní ìsìn alẹ́ ìbáyìí wọ́n ti fún àlùmí ní mẹ́nu tí wọ́n mú aláṣà láti wọn àwọn tí wọ́n kọ́ sẹwá àwọn tí wọ́n kó mi wá fúrútù ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kí lẹ́fọ́ ọ̀gẹ̀dẹ̀ sí láṣà láti náà náà wó irú kíní jẹ́ wá for example kan irú táàrẹ̀ ti sẹ́yìn níbi ọdún bí mélòó yóò ti lé mẹ́wàá sẹ́yìn ráyì láṣà láti wa àwọn ni àfẹ́sì January 1 irú sí mẹ́ after ìṣáyù abẹ́rẹ̀ owó ta mọ́ pa isi kékeré ọlọ́gbàdà sáàlú ní pé ah, àfà ìyẹ́kẹ̀ jẹ owó àwọn ìrọ̀lá ìtọ́ ní ló jẹ́ kò sí tó fẹ́ sọ nípa kí ní tẹ́yẹ̀ ò sí kò sí tó fẹ́ sọ tẹ́yẹ̀ ò tí ìṣe kí lè fẹ́ sọ kí ní tó bí ẹ̀ ṣe kéré tó gbà ìrìnà bọ̀tọ̀ àfáta ma múyẹ̀ káàkiri náà ni wọ́n dẹ̀ fi wọ́n ti múyẹ̀ gẹ́gẹ́ right hand man so èyàn ti láǹfààní àti tójúbọ́ tó pọ̀ mọ́ arin ti mọ́júmọ́ wọ́n kẹta sí mọ́sálásí ó ó ó ó ó àti bí Christian bá sí ń kí náà nù ẹ̀mí ó gbé ní tẹ́mí ó gbé níbo ló wà ní ẹ̀sì kẹ́mì ma gbé yàn ìbáwọn sẹ̀lẹ̀ náà ní ìsìnlẹ̀ ìjì lọ́dọ̀ sẹ̀lẹ̀ yìí ó dá kí ló ní tẹ́mí ò fi gbé wọn sọ̀hábà ẹ̀mí ti gbé ó bí ìsìnlẹ̀ mímọ́ ń gbé àwọn ihò gbé yìí nàní problem ó ti kótó ti lọ́rọ̀ mọ̀ fẹ́fẹ́ àwọn ọmọ ẹlẹ́ni ni hmm, láìlà ìlọ́lọ́ yálà tí yálà tí yálà tí òun kéèkéè látọ́ wá fi bí báyìí irọ́ ní kìí yẹ wallahi irọ́ láwọn kìí yẹ wọ́n rẹ̀ tíjọ àwọn ẹ̀kọ́ sí wá àwọn èèyàn tó ọsẹ́ lẹ́ ó ga lórílẹ̀ lẹ́bà ìgbà ọsẹ omi kìí kan sọ́rọ̀ bí àgbà ń kó sínú ọsẹ ẹmú tó ọsẹ lálẹ́jọ́ rí báyìí wà

kò dáa wallahi kò dáa nígbà yẹn mo ṣe nígbà tí mo kéré dáadáa tí grandma ò bá lásàlátù wọ́n fòwò rán mi kí mú lọ ọmọ òun kí ní pé ẹdùn ẹdùn ànábì tọ́lọ̀ rẹ sí wa ìjọ òun sí àbíwà tó gbowó rí ànábì sàbẹ̀lọ́ rẹ sí wa ọya bá ń sí ibi tánàbì ti sàbẹ̀lọ́ fẹ́ pé ọya rẹ sanwó àdúyà sanwó àdúyà alájì kíní wọ́n mú 200 naira wá alájà kíní wọ́n fi owó rẹ́sẹ́ alájà kíní débi kẹ́ni tí ò bá mú wá gan wọ̀n ní dákọ̀ rẹ̀ níbo ló wà kí ní ìlú ekí musulmi question àwọn ènìyàn yìí sẹ́ ìdáwọn náà ṣe àwa fi àyílẹ̀ fún questioning and challenge now we are challenging you to challenge us a ń challenge yìí láti challenge wa pé ẹmú kí ní kàtà ń ṣe wá láwà àfáwọ̀dá àti gbọ́n tó sọ àmọ́ kí ní ìtẹ́yìn náà ń ṣe yìí kò ìmọ̀ni now àwọn challenge ní ìsinmi pé ṣe bí ti bá nẹ́bí là ń tẹ̀lé anẹ́bí tàwà ń tẹ̀lé yẹn sallallahu alaihi wasallam ìjẹ́ wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ wa ya'kuluna amwalan nasi bil batil wallahi tó bá di yawmal qiyamah a ọ̀rọ̀ tọ́fù jù bá ṣe ń sọ ìlú mọ́ta ah, àwọn àfáà ìfẹ́ ní díẹ̀ yóò lè jù bẹ́ẹ̀ lọ yawmal qiyamah torí ìwọ tí wọ́n náà sọ kí ilé ní tán sọ́gbò dodo fún ọ tó ń lagidi agidi kọ́ lọ̀rọ̀ kàn báyìí wọ́n lẹ́yìn tọ́rọ kàn ní reality ni yá fèsì reality ni reality ni pé àwọn èèyàn fi position ẹ̀sìn wọ́n fi ń gbá àwọn èèyàn ìṣẹ̀lẹ̀ ní Islam ìṣẹ̀lẹ̀ ní Christianity ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn àfá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn pastor àwọn èèyàn fi ìmọ̀nà àwọn èèyàn wọ́n fi ń já Range tuntun ń láìlọ̀ náà fi já ẹni yóò ti plan kàlọ́yà pé òkè irú sí náà ìtì ọmọ iná mọ́tò láì kí nìdí ọdún tuntun láfẹ́wọ̀ yóò ọdún tuntun láfẹ́wọ̀ yóò ìgbàlà rẹ ti dé ìgbàlà wó ló dé àwọn àfáàṣì ìtì láti ẹ̀ ń kọ́ ṣe ipò yóò sọ fún mi láti ẹ̀ náà lù ó ti gbàgbé àrí ó ti gbàgbé tó ní pé ọdún tuntun rafẹ́wọ̀ yìí kó kọ́dù yìí tó kẹlẹ̀ ẹ̀rà mọ́tò àmì bó ṣe máa sí lọ́dún ọ́pàdà wọ́ sáré ò ní ní kẹ̀kẹ́ náà pẹ̀pù ṣe rọ́rẹ̀ ń pàfúra ni irọ́ ni reality ni ó reality bó bá lọ ó ẹ̀yìn ha wọ́n ti sàdúrà fún wa inú ọdún tuntun yìí ọdún tafẹ́ wọ̀ yìí orí mi ò ọ̀rẹ̀ ẹlẹ́dàá mi ò ṣàánú mi lórúkọ Allah lórúkọ yé orúkọ rẹ̀ ní àníṣùn lé ní báyìí nítorí kíni nítorí kíni for what Muslim tí orí kò sí yàtọ̀ láàrin ìní àtàná láàrin ìní àtọ̀lá ok so bá ń sọdún pé a ti bọ́ sí Monday kíni kíni túnmọ̀ kíni ẹ̀gá à ń ka count ẹ̀kínlẹ́gbẹ̀ ọdún lọ òun súnmọ́ sàárẹ̀ òun ké sẹ́dùnú lè yóò so almohim o ní pé kò sí tán pè ní January 1 à ń sọdún January 1 kálà mọ́lẹ̀ kùtùkà wallahi kò sí tán pè bẹ́ẹ̀ ẹlùmí wà ní pé tọ́bá wá kí wà ń kọ́ èyí ń dà bẹ́ẹ̀ ah ah reply ni pé Muslim lè mi ah no i am not Muslim lè mi ma muslim lè mísàn a ikú mí ọdún gbogbo wa ní rárá kò sínú ọdún tiwa ọdún méjìlá wá ní idul adha àti idul fitr annabi wa muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ wọn sí wa àwọn sì ni wọ́n sọ bẹ́ ah èyí kí wọ́n lọ́wọ́ mí but ah, ọdún kí ní ń kọ́ ààkù sí sẹ́wọ̀n pé ní ìsinmi ìnà ọdún ìnà kìkí ń sọ ọdún islam ní kìkí ń ṣe islamic eid ni tí kò bá dẹ̀ tí kí ń ṣe islamic eid yóò yà jẹ́ nǹkan míì eid nǹkan tí è kí ń ṣe islam ni ọdún tí è kí ń ṣe tí ó wà islamic ni now anything tí ó bá ti wà islamic aramu ni kí ń ṣe nínú islam tèmi ṣe báyìí àbí so ọdún tí ó bá ti kí ń ṣe ọdún islam <clears throat> kò tọ́ ká ṣe kí ni ó ká ṣe nínú ẹ̀sìn islam so yí ká lótẹ̀ ẹ ká lótẹ̀ ẹlẹ́kù ẹ mẹ́jẹ̀ ká bá wọn sí inú kí ní ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfáànìkẹ́ bá sọ náà pé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run sórí àwọn ìyá yẹn àtàbàbá yẹn bá ṣe fẹ́rọ Ọlọ́run tán nífẹ̀ẹ́ Ànábì yẹn wàláhì tá bá mú ẹ pé á ah, ìyá ìmọ̀ ọkọ̀ yí ní Kùrán ní gbogbo Sunday Sunday Saturday Sunday ṣó ìgbọ́ kún fún kún fún aláwọ̀ ìsìnkọ́ lọ́nà kẹrin mẹ́kẹ́ wà láàárí gẹ́gẹ́ magalu tán yéke ẹ̀dùrí wọ́n ti fi jó ìyàdíní báyìí ìyàdíní kò mọ́ kò lè ká fátí àdílé ìyàdíní ẹni tó tó àmọ́ sí ni tán fi àwọn fámílì ẹ̀jẹ́ dáadáa yọ́kì tẹ́lẹ̀kẹ́ sọ pé wọ́n fi oúnjẹ àwọn ti fún jẹ́ oyè lásà látù wọ́n fi jó ìyà ẹni tí ń lo ìjábù rárá nìbáyìí bọ̀ kúdí ń bẹ kúdí ń bẹ lọ́wọ́ owó ń bẹ lọ́wọ́ ṣe bó nìkan ni wọ́n fi ń sọ láìpẹ́ yìí ó ní ní ìsìn ìdó ní ká má ṣe ìyàwó live lórí Facebook ní tún sọfà ní ìsìn tó dá má ṣe ìyàwó àwọn ọmọ ìyàwó náà máa ń tẹwó síwájú látàlátù tàbálíká má ṣe ìyàwó mọ̀ ta ní ọmọ tẹwó síwá ṣe ti gbọ́n fi alìkìyàmà àwọn èèyàn wọ́n fi ń gbádùn ayé tí wọ́n so ipe àfáà ní kò kí kìí túnmẹ̀ kó ní pé kámọ̀ síṣẹ́ o ẹnìkan sọ ní ó ní pé bí ma ti jáfà ẹ kọ́lé fún ẹ ra mọ́tò fún ẹ̀sùn àgbà drẹ́fà sí ẹ mọ́ wọlé ọ̀lẹ́ ní ọ àwọn àfáà mọ́ síṣẹ́ Abu Hanifa ń tasọ ní kí ní tàní àfáà ní Imamu Layth bin Sa'd nínú ni wọn ma ń ló wà afkọ́hù mi máàlìkì ó kó mọ́ kí ojú máàlìkì lọ asọ́lá fáà náà ta wà lẹ́yìn ta sọ́lọ́jà yìí wọ́n ló sì lè sí sọ́bù kó mọ́ tajà èmi ò wà tajà èmi ò lọ sọ́jà ìwọ́ àmọ́ etí kí n kówó fún ni tahajjud kìí sí pé kìí sí celebration kìí sáyẹyẹ sórí tẹ́gbẹ̀ ń tàájú jù pé wó òwe ní má tó ń pẹ́ ní ẹni January 1 ní o kàndínlówè ní bá ti rí ọmọ 4 ọ̀sọ̀ yẹn ṣe náà sílà kódà pẹ́ kí lágbàájú méjì lọ àti wítẹ̀ níbi sujúd kò a mọ̀ sí dùá kódà tó ò bá lè sọ lágbàáwá ṣe yóò bá lórí ìhun bẹ́ẹ̀ ni o lè sàdúrà yóò bá ọlọ́run nǹkan bá ẹmú wá ọmọ méjì ó sorí rẹ̀ kò èyí tẹ́ fi ń gbóògẹ lásàlátù kò nídì ó ní bùkátà sí kò fún ọlọ́wọ́ nítorí ànẹ́bí ò gbáwẹ́ ìpè bẹ́ pè gẹ́lẹ̀ lómi ìṣẹ́ fún ọ ìpè ẹlòmí bá ń ka ìkàkùkà báyìí àfáàmì tí ọ̀dá kankan tó nẹ́gẹ́gá ń fi ó nìkan ní ẹsàfilẹ̀ tọ́ ẹ̀ẹ́nkankan bẹ́ẹ̀ so ẹni yìí ọ ní àsàlátù àwọn èèyàn sì pọ̀ ń bẹ̀ bá mú ọ̀nà bẹ̀rún ẹ máa wo wallahi àfá yóò yé tó lè kálìf dé yàbá ẹ̀ ẹjẹ́ yóò kí n mọ́lé yìí tó lè ká alif dé yà ó sì lásàrátù ma ń jọ kọwàá oníwà wá sí fídíò agbésí Facebook ah tó lè ṣe wá sí ah àwọn yẹ́ ti rọ́lọ̀ òfin ọ̀rí ọlọ́run fi so ní máa ṣe doctor tó tó wà certified tó tó tó mọ̀ nípa rẹ̀ sáwọn yóò gbà bọ̀ ìwọ́n náà tí wọ́n náà lọ káàkiri ṣe ìmọ̀ ló yẹ kó gbọ́lá fún wọ́n lè ní yóò lè kálì dé yà nípa wọ́n ní ọlọ́lọ́run ló pè ó bí àwọn Christian gbọ́lọ́lọ́run ti pè ọ́ phone number ọlọ́dáì fóònù nọmbà olóòlò fi pè ọ́ nígbà tó ìse paul paul lọ́lọ́lọ́ ń pè wọn nígbà tánàbí ìsànbẹ̀lá ìwọ̀n ọgbà fún àníbìsà ọlọ́tọ́ ní ọlọ́run pè wọn pẹ̀lú nọmbà wọn ń tàrà rẹ̀ and then owó tàà lómi tí wọ́n gbẹ̀ lómi ìgbà àfáà owó tẹ́nikamọ́ gbà yìí èmi kọ́ mọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀sì Islam ni right tọ́ but mo mọ́ sọ pé ànábì ló ní àgbà irọ́ ni ní kẹsì fún ọ kan mọ́ rẹ́fẹ́nsẹ̀ wà tàbí kẹ́kẹ́ rẹ́fẹ́nsẹ̀ ó dá ṣèbọ́lọ̀ láfẹ́ fún lówó àbí ṣèbọ́lọ̀ òní àbí fún mi lákàntọ̀ náà mú yìí síbẹ̀ directly kí ni intermediary that ń wákàkì fún mi lákàntọ̀ straight ma wo ọlọ́run lówó mú wọ́n sì ní kọjá sí sọ́ọ̀bù tó wọ́ ọlọ́run àbúrò rẹ̀ ma ń ni iṣẹ́ pọ̀ tó lè ṣe iṣẹ́ aláàlẹ́ ń bẹ o lè ma ta o lè sí sọ́ọ̀bù o lè ma ta ìdú ma ta gidi material ma ta simenti o lè kọ́ píntà kó kọ́ kápíntà kó kọ́ bricklaying o lè kọ́ sí online tó bá tọ́pọ̀lọ rẹ bá gbé tọ̀ inú òkè mi iṣẹ́ pọ̀ tó lè kọ́ ẹjẹ́ jẹ́ ká fi àwọn èèyàn fẹ́ mọ̀ òdodo wàláì láwùjọ tàbáwà sí ìsẹ́ pẹ̀lú àwọn àwọn èèyàn fẹ́ mọ̀ òdodo náà ẹjí ká bá òsòdodo ọ̀rọ̀ ká mọ́ pẹ̀sọ ká jú yàwó rẹ̀ pé òdodo ní ìrọ́ látara bẹ́ẹ̀ òlàwọ̀n yóò fi ìlà gẹ́bà iṣọ́ iṣẹ́ àfáàlù iṣẹ́ kínú iṣẹ́ àfáàlù ẹ̀hẹ́n blábùjọ wọ́n gbùdọ̀ mọ̀ pé ah, àwọn àfáà tán bẹ̀mílẹ̀ ohun tán bá ilé gbọ́ kíní yìí bó ṣe lè takọ̀ ìsìn islamu wọn ò ní gbà fún iṣẹ́ tàfàǹsì ni o kí wọ́n ṣiṣẹ́ jẹ́ ní ìmìnà ah, ṣiṣẹ́ láti mọ́ ní lọ́lẹ̀ kò yí báwọn àbí àwọn tán gbówó lọ́wọ́ yíò àbìkẹ́mbò mùsàyàfún láwọ̀ yíò tí wọ́n oyí báyìí àbíbọ̀ orí iṣẹ́ àfà oní al'amuru bil ma'rufi wan nahyu 'anil munkar ká pẹ́ àwọn èèyàn lọ sí bí dáadáa káàdẹ̀ sí kíni ká kọ́ àwọn ẹ̀kún mi àgbú náà bó tún wọ́n ti kíní kẹ́nà nípa pé àwọn kan tó ta alákọ̀ọ́mọ́ ní ìyẹ̀ oníkọ́mọ́ ń sọ lẹ́ àṣà láti gbá ọ̀nà bàtí ẹ̀fì mọ́ bá wọn ṣe kọ́lọ̀ tó láyẹ̀kún bẹ̀ ni pé wọ́n máa ń píṣọ̀ fáwọn ẹ̀bí pé tọ̀ bí ké ọdún tuntun ta fẹ́ wọ̀ o fẹ́ bọ́ bí ipò fẹ́ gbé kádàrá ọdún tó kọjá àbí o fẹ́ gbé bí kíní kan bí ipò fẹ́ wọṣọ tuntun lọ́dún tuntun bí ipò bá ṣe mọ́ píṣọ̀ rẹ̀ fáwọn ènìyàn mi ọ̀nà bí ìtumọ̀ dùpé eh bá ṣe fẹ́ wọ 2025 báyìí tọ̀ àfáà ti dúpé kí mú wá kí n sí báyìí wọ́n fún mi ní eh, total package kan tó ṣe pé ní ẹ̀ ń kọ́ bí bá ṣe ń ṣe yóò mọ̀ bọ́ sí ni ṣùgbọ́n tí mẹ́jẹ̀ sí January 1st èdè tó kọjá ní 2024 now ẹwà wọ́n ní sí báyìí ní sí báyìí àfáà wọ́n tó ti wọ́n àwọn ọdún mi mọ́júmọ́ àràfà night just mọ́kọ́ gbọ́ kìí ẹ̀ around 2018 ọ̀sùn ìwú tún mọ́júmọ́ àràfà night wọ́n bá kó wọn lọ sí ọkùnrin wọn lọ sí bí etí eh, òkun lẹ́kùn wàláì wọ́n wá ogun wọn funfun bí àwọn sẹ̀dẹ́ aláwọn lọ sí mọ́júmọ́ àràfà night christian ló ní ká àpáta ayé musulmi náà bá wọn dù night vigil christian ló ní kìí ṣe musulmi ká mi wá wá epo wá wá ká mú wá ó rí fídíò pásọ̀ kan nílé tí ń gbọ́n kí ní ilé ẹ̀jẹ̀ ó pọ̀ gẹ́ táyẹ̀ tí God commanded me ìlànsọ gbọ̀mọ́gá bá wọn kí ni command ti God fún òun ó ní pé òun but kóhun tó kawá seven kí àwọn èèyàn àwọn ẹni tí wọ́n bá fẹ́ gba kíní yẹn kí wọ́n mú 7,000 naira wá sórí ọ́tà ní ìsìn wàláhì ó sọ́sọ́ ó ka 1 to 7 ẹni kankan òdìdé <laughs> ó pọ́lọ̀ mọ́ra ojú ti tí pé wàláàdé ó sì ní pé okay when you are coming next week ní 5,000 ẹ̀rẹ̀ ó ti ṣe rà rẹ̀ tẹ́ ó kẹsí máa sọ pé Ọlọ́run ni kò gba 7,000 lọ́wọ́ mi mọ́ lọ́nà ti sọ fún wọn ìgbò lọ́nà ti sọ mọ́ owó wó wà gbà lọ́wọ́ tèmi wó wà lọ náà sí wọ́n lọ́lọ́ àbí wọ́n lọ́lọ́ òun mírẹ́kù ká máa fi ìgbàlà ká máa fi gbowó sẹ́ àní ọ̀tọ́ ó lè kíni yahoo yahoo modern yahoo yahoo ní kíni náà ká máa fẹ̀sì sí yahoo kíni tún gbogbo yẹn ni àfá ẹn bàbá afẹ́ sàdúwà fún yíní àmọ́dúwà ohun ẹsẹ̀ 50,000 fún kíni máa sanwó mú òṣòwò kankan máa sàn kankan sanwó kí ni àdúrà alóòsè fúnra rẹ̀ iṣẹ́ ìlàfẹ́ kí so tó bá ti wà lórí gbogbo sùjúdù má ṣàdúrà ọmọ má ṣàdúrà ọmọ ẹsẹ̀ ọlọ́ọ̀bá dákù àní tó bá lè sọ Yorùbá tó bá lè sọ yẹn lágbàgbà sọ Yorùbá lórí bẹ́ẹ̀ni ọ̀tọ̀ gẹ́bà fásisọ olùsọ́lẹ̀ èbó ọlọ́run kan báyìí ló ń fẹ́ ọlọ́run dákùn ṣàánú mi ọlọ́run ṣe fún mi ọmọ náà sáà ni ọmọ náà ni àbí ọmọ náà ó lè ṣàdúrà fún wa lórí ẹ̀wọ̀n ṣe dùá ṣe àkáàrì mọ́ jẹ́ kẹ́ nìkan gbówó lọ́wọ́ rẹ̀ kú sí tàbí ṣe so an bí Allah subhanahu wa ta'ala kú ṣe ní rọrùn fẹ́ nìkan kọwa so a hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabi sallam wọ́n ní àwọn olómìnà sọ pé dìtò pé àwọn lẹ́sẹ̀ lọ́rùn so àwọn àfáà ní àwọn olóṣùmọ́kọ́lọ̀ títì gbá gbọ́àdó àwọn àfáà náà lẹ́sẹ̀ lọ́rùn kódà tàfáà gàtí lè bọ́ọ̀sì ti ẹ̀nà tó bá mọ́ sí gbogbo wa ẹlẹ́sẹ̀ ni wá kullu bani adam khata' wà khairu khatta'in at-tawwabun annabi sọ fún sallallahu alaihi wasallam pé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ yes a lè righteous jura wa lọ a lè súnmọ́ Ọlọ́run jura wa the worst tó lè ṣe ni pé ah àfá ẹmọ́ gbàgbé wa nínú àdúrà yín o ilé ìdẹni kìí ṣe tẹ́rẹ kó jẹ́ specific àfáà kan àfáà kún fáyà kún ìsí tán gbẹ̀mẹ́ ìrò àfáà òun jọ́lọ́un àfáàrùn ó níkún fáyà kó lọ́wọ́ àṣírí àṣírí àwọn àdìjẹ̀rún tó ṣiṣẹ́ fún anábì Suleiman ìbẹ̀lọ́wọ́ rẹ̀ ha ọ̀pá Musa ìbẹ̀lọ́wọ́ rẹ̀ ìwọ́n nípa fún ọ̀pọ̀lọ́tí <laughs> ọwà ń lọ yọ lọ́pàá Musa láti gbọ́sí gbọ́lọ́tí rí museum bolo ti pẹ́ musa lọ ilé sọ kìí ṣe musa tínú Qur'an ìrọ̀ gbogbo ẹ̀ ẹlùmí ni ah ara afá ẹni ha ah, kódà ó lẹ́ni tíra ẹni ẹgbẹ̀rẹ̀ tó tẹ́ra rẹ̀ ha ah, kódà ẹni ni yóò sí o ọba ẹni ẹni ó náà babala baba o gbé fún wọn lọ gbà lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ wọ́n náà wẹ́ni àbíkẹ́lẹ̀ ni pé alákùnkọ àbẹ́wò àkùkọ ni ìbítàkùkọ ti wá kọ sí ìbítàkùkọ kọ sí ní kí ní ti gbogbo rí àkùkọ kìnìún àdínì bàbá olóòkà àdẹ́wò ẹlẹ́ni ẹlẹ́ni ẹlẹ́ni gíní bàbá olóòkà tí ń ta òkà tí wo fi tajà mọ́ òkà tó fi tajà òkà òní òkà òní tó bá ti gbá ọjà bá kún hmm. àwọn yóò kún sọ́bù ẹ sọ́bù yóò kàn fàyà ni dégbé kò ní sáyè má wọ́n wá gbé mọ́tò jẹ́gẹ́jẹ́gẹ́ látọ̀sún àtọ̀sún náà tí wọ́n wá wọ́n wá wá láti dídí Ọ̀ṣun ó wá wọn mọ́tò jẹgẹjẹgẹbọ̀ Ọlọ́run mi ìgbà tí mọ́tò wọ́n bàjẹ́ lọ́nà ẹ ti ẹ rọmi ti díẹ̀ rọmi lè lórí rọmi lè kàpílétọ̀ rẹ̀ o ma mọ́tò tó ma ń fi epo sẹ́lẹ̀ báyà mọ́tò jẹgẹjẹgẹ tó ma dẹ epo sí kàpílétọ̀ lẹ́mẹ̀wàá náà irú mọ́tò yìí lòun wá fi ń gbé wá sí lọ́rin ìwá ń kiri àdúgbò ìwá ń ta òka òka àtájà sí ni owó síta wọ́n ti wá rí kọ́dù kìdí kẹsí fi rẹ́díò ẹgbùgbọ́ bàbá kìdí ti mú ti ẹ̀ báyìí bàbá kápítà ti rírà tiẹ̀ ìyá tẹ́mọ̀ ti rírà tiẹ̀ ẹwà wọ́n mọ́tò kò sẹ́ni kẹ̀kẹ́ mọ́tò yìí kò wọ́n mọ́ ìkù sẹ́ni kẹ̀kẹ́ mọ́tò yìí ah ṣe bẹ́ẹ̀ mọ́dí ti rírà tí wọ́n ní ẹlẹ́mí òní kí ní pé mo fẹ́ lọ sí kódà ìlú ègbó mo wà tẹ́lẹ̀ mo kàwé pé kí n sàánà ọmọ Nàìjíríà ìyá ń jọ ọmọ Nàìjíríà ohun ìwọ́gẹ̀ ẹ̀tàn sànú ẹ̀tàn dáwùjọ fún pẹ́sà fún kọmọ bá ti ẹ̀lọ so ẹn ipẹ́ nìkan ló wá ní kún fáyà kún kọlọ́wọ́ ẹnìkan ló lẹ́nu àṣẹ ẹnu àṣẹ bẹ́ẹ̀bẹ́ ìrọ́ ni ìkùsáṣẹ̀ kankan wà sí káwọn èèyàn bẹ̀rù ọlọ́run káwọn èèyàn má sí ọdún àwọn kèfèrí inú àwọn olùtọ́ ń fi ẹnu kòránì sí mú abẹ́nu kòránì wà fi ń gbó láàrin ránì ká àṣẹ ń bẹ́lẹ́nu rẹ̀ tó bá ti wí wíbẹ̀ tó sì mọ̀jẹ́ bẹ̀rẹ̀ àwọn àfá ilé àwọn èyí tọrọ tọ́lọ́ọ̀lọ́ àwọn ń jàgbà ni àwọn àfá tọ́lọ̀ mọ́ fi nǹkan bẹ̀ ni wọ́n pàṣẹ fọ́lọ́ ni wọ́n ní ọlọ́run dákùn fún mi ah, kódà tọ́lọ̀ ń bá tètè fún wọn wọ́n láwọn ò fẹ́ mẹ́ wọ́n lẹ́bẹ̀ sí ọlọ́wọ́ ọmọ bẹ̀ẹ́gbà àgbà ìfẹ́ kìí àà wallahi gbogbo sọkúsọ yìí ló mọ̀ gbọ́ káàkiri lórí social media lórí wà sí oríṣìíṣìí olùwólé ah, ìṣẹ́ ní sọ́kọ̀ nípa ọlọ́wọ́ báyìí ló gbá ká mọ́ márùn examples yẹn wa bẹ́ẹ̀ ni àwọn examples ti ń ṣẹlẹ̀ náà lórí lámúwa káwọn yẹ́ lè bá jìnà sílẹ̀ dẹ̀ kálíbà mọ̀ kódòdó ilé ìyẹ́wọ́ lélẹ̀ so o lè ṣàdúrà fúnra rẹ̀ lórí sọ́lá tó bá sípa ah, okay ah, ẹni orẹ́ ń pẹ́ ní yìí ẹni tí ma ń bẹ̀rù ọlọ́run ah Abu Dhif dákútọ́ ẹsà mọ́lẹ́ ti wá ní dùá yìí kásíkà ẹwà ní kí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni ah, Abu ẹwà kí ló dá owó àdúwà ń kọ́ ah, owó àdúwà kí ni ṣe tọ́ ìfẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀lọ́ ila yawmi yub'athun ó bẹ́ẹ̀ lọ́n ọlọ́sìn ló dá mo fi ọ́lẹ̀ so kò ń fẹ́ ẹlẹ́sẹ̀ nínú ni sórí ẹlẹ́sẹ̀ gàdí ẹ̀sọ́ kí nìkan fún ọ ọlọ́run gan mọ́ ní sórí ọmọ tó ṣe ní túbákùn bí ẹ̀ṣẹ̀ wallahi ọlọ́run mọ́ nífẹ̀ẹ́ kíyàn túbákùn bí ẹ̀ṣẹ̀ gẹ́ inú ọlọ́run sì mọ́ dùn sí pẹ́lọ́bọ́jẹ́ ti ń ṣe lọ́n kò dẹ̀ sí bẹ́sẹ̀ rẹ̀ ṣe lè pọ̀ tó law balagat dhunubu anana as-samaa'i wal-ardh thumma istaghfarta wa huwa hadithun ilahiyyun hadithun qudsi bẹ́sẹ̀ rẹ bá ń kan sánmà àti ilẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ ti pọ̀ jù ní wọ́n kan sánmà ìkanlẹ̀ ó wá ní ọlọ́run ìyìn ṣe ilẹ̀kùn ọlọ́run mọ́ kàn án ọlọ́run fẹ́ kó ojú kó mọ́ sí dùá yẹn lọ ní wà alzimbabahu kọ́ran asáhu dúó ti bíbẹ̀ dúó sí bẹ̀ ilẹ̀ kọlọmọ́ kan èyí ń tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan kó respect kó fọ́ lẹ́ẹ̀kan bá ní tọ́lọ̀ mọ́ ń fẹ́ ní tó jẹ́ mọ́jẹ̀mọ́ dùá ó ní alìlàháwù fi dùá kó tẹ́ pẹ̀lẹ́ mọ́ ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú ó wà mọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ kí epo sọ́lẹ̀ ní o wí mọ́ o mọ̀ continue o mọ̀ wí continuously so ibá yàrí so wọ́láàlá kọ́nà kó sàánà sí bèèrè mẹ́wàá náà Gregorian calendar okay ọ̀rọ̀ yíò correct wọ́n ní pé di fàtí pé Gregorian calendar lánú wọn ló necessitate ká máa sí gbogbo ọdún tó wà ń bẹ̀ orí bá ń yàbí so ọkọ̀ máa ṣe valentine so ọkọ̀ máa ṣe valentine nínú Gregorian ló wà February 14 so tọ́ kí mùsùlùmí sí tó ti pé wọ́n ti islamize báyìí na alómi láti ṣe islamic valentine o so ti gbọ́ rí <laughs> wọ́n láì wọ́n valentine so ọjọ́ gbé valentine alẹ́ ìjọ tí ọkùnrin àtòbìnrin tán ma ń ṣe rígbú a èní òun lọ́jọ́ òfò àtọ́jú àdánù ọjọ́ ta mọ́ fẹ́ wọnẹ́ pé Ọlọ́run a fẹ́ o so n tó gbọ́tí wọ́n wà nínú Gregorian calendar agbùdọ̀ sí náà kì kí n sí bẹ́ẹ̀ ọmọ ìyá mi kì n sí bẹ́ẹ̀ yes Gregorian calendar lá ń lò due to the fact pé bí àwọn tẹ́ ń darí àbáwọ̀ ìbò tí wọ́n colonize wa wọn la fi ń lò <clears throat> kí la fi ń ṣe sáfí ń ṣẹ̀sìn a fi ṣẹ̀sìn àfá ṣe bí fi mímọ̀ táìmù pé ìjọba ìjọba tó ti ké mùsùlùmí gan àwa sì wa kò jẹ́ affect wa ṣe rọmọdọ́nà tá ń gbà ṣe la fi ń gbà la fi ń gbà rọmọdọ́nà ó rí pé ìtúbá jẹ́sìn Gregorian la fi ń ṣe so mọ́ gbé ọ̀rọ̀ Gregorian calendar wọ́n ní masala tá ń fà kò sí ọ̀rọ̀ Gregorian calendar mẹ́ torí tó bá fẹ́ ṣe ọdún léyá tó bá fẹ́ lọ ṣe hajji ṣe December lọ ṣe hajji ṣe bí dùn hijjá ni ṣe Gregorian ni dùn hijjá ṣe Gregorian ló fi ń gbọ́ àràfà olófin bẹ̀rẹ̀ Ramadan náà ìwọ́n tó máa ń gbàwẹ̀ arúgbó tí ò sínú ẹ̀sìn àwẹ̀ arúgbó sínú ẹ̀sìn ṣé gírígóríà ló fi ń bà wọ́n tó gba ní sí ṣàbá ṣé gírígóríà ló fi ń bà so kí ní ẹ̀ bí kí ẹ fẹ́ ma in tí ẹ náà pẹ́ kò tọ́ lóòtọ́ kí ẹ fẹ́ ma wá wọ̀nà tí yóò fi justify rẹ̀ ní kàkà kí ní <laughs> bẹ́ẹ̀ni wọ́n ní ẹni <laughs> wọ́n lẹ́gì kan àtàmà fi ṣe jálàbí tẹ́lẹ̀mà fi gbówó àdúwà bẹ́ẹ̀ni so ma wo ma rọ́dú ọ̀rọ̀ wọn ma wo gbọ́wọ́ sí ákìrẹ àwọn sọ̀hábà ṣe ìrìnàjò kan so kí wò sí ìrìnàjò máa wo àwọn èyẹ́ ń sí ìrìnàjò wà báwọn ni tọ́ àwọn sọ̀hábà wà lórí ìrìnàjò wọ́n wá dé ibì kan gbà tán wá débẹ̀ ìstàdọ̀fún fàlàmìdìfún àwọn alọ́tọ́ọlọ́bí ẹgbà wọ́n lálejò ẹfún alóúnjẹ wọ́n bá dáwọn lóò ẹni ara àwọn òfin àà ẹ̀tẹ̀ fún alómímù ah, wọ́n láwọn ọgbà wọ́n bá lọ́dún sẹ́gbẹ̀ kan fàlúdìrọ́ sí yídùkọ́ omihin èyí tó wájé sí yídùkọ́ omi wọn èyí tó jẹ́ ẹni tí ó jọ lórí ìlú bí olórí àdúgbò bí nǹkan ṣe sàn bí ejò bí àkèké bá sàn ẹmọ̀ ó wọ́n wá ní wọ́n wá sí gbogbo tán lè ṣe wọn ò rí nǹkankan ṣiṣẹ́ nìyí gbogbo tán lè lò wọ́n rí lọ fún ẹnìkan ní àẹ́gbó àwọn ènìyàn wálẹ̀ kan o ẹjá lọ pè wọ́n ẹgbẹ́ tí wà lábàtí dé <laughs> gbogbo nǹkan lè yóò sàbọ̀wárà kiri ní tán ṣe sí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ma wo ara ní pé à ṣe bá wá bá ilẹ̀ kẹ́kẹ́kẹ́ fún wa ní nǹkan jẹ ẹlẹ́ fún wa a ní ẹgbà wá lálejò ẹlẹ́gbà wá lálejò intanẹfẹ́ sí fún yí o àwa ní òní sí lọ́fẹ̀ẹ́ ẹ̀sànwó ó ti rí àtọ̀ láàrin àríṣẹ́ méjì wa sójọra ṣe wọ̀ wá bá mi kí ìgbọ́ lálejò ìgbọ́ lálejò agbóòrùn gbà lálejò

bí ìgbà tó bá dèyàn tẹ́lẹ̀ tí kínú sí já pàá ó sì dìde lẹ́ẹ̀kanáà bí ìpé kàkó ò sé wọ́n bá kó àwọn ẹran fún wọn pé ẹran báyìí àwọn akọ lọ́dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ànábì rẹ̀rìn lẹ́ni tó fún wọ́n sí tẹ́sí wọn tí bá yàrí ànábì ni pé ọ̀rọ̀ ẹfẹ́ mi náà ní tèmi bí ẹran tí bá yàrí kí sọ yìí kò sí ẹ̀rí gẹ́là bí wọ́n nẹ́ra mẹ́ ọjọ́ tí sẹ́rí bẹ̀ ni o ní pé sáwọn ẹni yìí àwọn sàhábì sáwá sí sọ́ọ̀bù lẹ́ sẹ́ni ọ́fíìsì orúkẹ́ ọ́fíìsì sán hmm, ní ọ́fíìsì jálàbí ọ́fíìsì tó ti gbàlejò so lẹ́yìn ìgbà yẹn kọ́ o àwọn anáwà ń ṣe jálàbí ẹlẹ́kìkì ni pé ó rúkíà ní wọ́n ṣe kìkì ń ṣe jálàbí o kí ń sọ sẹ́wọ̀n ogún ọsẹ́ o mo san ọ̀rọ̀ ẹ̀kẹ́ ọ̀ká àdẹ́wò kọ́ o omi kún fáyàkún kọ́ ma wọ́n sí sọ́ọ̀bù kọ́ o òun kọ́ náà ṣe o ọgbọ́míyé

tánàbí sì fi gbádùn sallallahu alaihi wasallam tọ́ sáàdẹ̀lúwà torí ẹ̀dùn jálàbí wọ́n gbàlejò wọ́n gbàlejò ogún ẹ̀ ìtumẹ̀ ní pété nìkan bá ní ìsọ́ọ́bà bóyá lè jẹ̀mú kọlù ní bóyá kìní kan anything tó bá ṣe ni ìyẹn lè ka àwọn àyàtù Kùránì sí in tí àdífì yẹn tó kalé lórí nù ìntẹ́dẹ̀gbà ó ti máa rí ìzẹ̀gbà bá yàbí rízì yẹn ni mo ò dẹ̀ mú ní business mo mú ń ṣe

tó bá ti wá la gbogbo tó bá ti kàbá yìí <laughs> ọmọ bíbí wọ́n ṣe máa ní ìtì bí ẹni sì mọ̀ wà gbẹ́rù rẹ̀ wà láìjálàbí mírọ̀ mírọ̀ tí bá ti wá lámírọ̀ nǹkan mọ̀kíwẹ̀ kí ni àtọ̀ nínú àtàtò fáwọn èèyàn ní ìlàhámù alámàlùkùránà bìlùkọ́lámì ó fẹ́ lọ sí exam wọ́n àti yóò àhàn alámàlùkùránà bìlùkọ́lámì yóò wá sin sínú pẹ́ni ẹmọ́ wọ́n bẹ́rẹ̀ yóò sí kó sínú rẹ̀ gbà yóò wà sí síbẹ̀ wọ́n ni ìlàámù tó dájú wọ́n bá délé ẹ̀sàmọ̀ nígbà lọ ma jẹ báyẹ̀rùn tí mẹ́rùn yóò jẹ yóò padà yóò alámọ̀lúwà yóò padà jẹ pípa ọ̀nà nígbà tó bá gbẹ̀gbẹ̀gbẹ̀ tí kankan wá ó kàwé olóòsì ìlàámù ìlàámù fún olùmbákàkì ọkàn fásikò rẹ̀ sókò lásán ni ó tọ́ so alùhìn ni pé kèkí ń sí ẹ̀rí fún jálàbí kò dẹ̀ sí ẹ̀rí kankan fún jálàbí ó lè ṣàdúwà fún ààrẹ ó lè kafátíà fún ààrẹ ó lè ṣe rúkíà fún ìyàwó rẹ ìyàwó rẹ lè ṣe rúkíà fún ọ ó lè ṣe rúkíà fún àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ lè ṣe rúkíà fún ọ láàrin fámílì bàbá ẹ sí fúnra yín nínú mọ́sálásí ẹ lè ṣe rúkíà fúnra yín kí n ṣe pé yàdíká àfà yóò àfà rúkíà àfà yóò àfà rúkíà àwọn náà padà máa fún ọ ní orí ẹyà àpawò fún kíni ẹsẹ̀ ń dùn yẹn ẹsẹ̀ ń dùn mí ọ wá ní orí ẹyà àpawò gbogbo ọ̀rá ní protein kan protein òsì olówà lórí ẹyẹ àparò tí ò sí lórí ẹyẹ ẹyẹ ilé kí ló tó fi lórí ẹyẹ àparò ẹ́ tòlótòlógún àbí gbólógún àbẹ́yẹ ilé àbí pàǹgbà orí ẹyẹ àparò kìní kan náà ẹni tí ò lọ́kọ sáfà alágbàánú ẹ̀yẹ obìnrin tí ò lọ́kọ ẹ̀yẹn fẹ́ bá sàdúrà ẹ̀yẹn náà pẹ̀lú oníṣúnà ni ó wọ́n wà bá ṣiṣẹ́ kan iṣẹ́ ò tó bá sí 90%

tẹ́jìríbà wà mẹ́ tẹ́jìríbà wọ̀ oníkẹ́ mi bá rí pé ọ̀nà ó ní ó fi ní tààfíèbù tí ẹ̀bá rí pé ọ̀nà yẹn ọ̀nà yẹn lè pẹ̀lú débi pé Ibn Taymiyyah rahimahullah yastamilu dọ́rù a ma lú yẹn ó lúlù kúrùfà ó lù àdìjẹ̀núkù ilé ìbí tẹ́jìrìbà tí a kí bí ákẹ́ ìbí kíyàn fọwọ́ kan bí ẹni yẹn ibi tí kì ní ẹ̀ṣe àbí kíyàn súnmọ́ dáadáa kíyàn gbẹ́nu sí ibi tí rẹ̀ kíyàn ka fátí àwọn sí ibi tí rẹ̀ dáadáa wọn kí ní o fi tanná ní o fi spark lára rẹ̀ kò sí iṣu pẹ̀lú ẹ̀ so ibá yẹn sí wá kankan àlìjẹ̀nú bẹ̀lá rẹ̀ nìyí ẹ̀ṣẹ̀ wúkíà fún ma gbà mẹ́rù jọ ọ̀kan ẹka ma kàkùrá nìlọ tí ẹka ma kàárí ojoojúmọ́ ẹmọ́ sí lọ bẹ́ẹ̀ tí wá padà yá àlìjẹ̀nú yóò padà wíkí yóò padà jáde insha Allah wallahu Okay. So, subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.